آه، الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد آه، أدقف الله سبحانه وتعالى أسي ترى لكم كياتك يا رب فهو النبي محمد صلى الله عليه وسلم أورا لي يا صحابة عليه أتي ببا وتيوم تليل نار تتي أيوني في جايمة ọlọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣe wá ní ìkaná àwọn tí ó ma tẹ̀lé ojú ọ̀nà ilódodo nam insha Allah ta'ala a tẹ̀síwájú nípa àwọn àlàyé tí a mú wá nínú ọ̀rọ̀ àwọn afá nípa àwọn nǹkan tó jọ ibi tí a tún mẹ́nubà lónìí òun náà ni pé nígbàtí a ti gbọ́ pé ok ìdánpẹ̀ ní hizbu ni ìdánpẹ̀ ní hizbiya ni ok a ti gbọ́ pé salafiya o kò sí nǹkan tí ń jẹ́ hizbiya nù salafiya ok kí wá ní kí ló burú níbi tá bá wọn ẹlẹ́gbẹ́ sí kí ló burú kí ló burú mẹ́ the, the higher purpose the higher goal kí ló ń burú bí ká bá wọn ṣe kí ló burú bí pé kájọ dòwò pọ̀ so àkíyàn ma bá àwọn àwọn ẹgbẹ́ àwọn ahzab àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ tó sì pé hizbiya ó jẹ́ òdodo lé lórí so yálà wọ́n ní tanzim wọ́n ní official gbogbo ẹ̀ ní pé a lórí àbí wọn ní tanzim so kí ni ìdájọ́ kí ẹ máa bá wọn sí kí ẹ máa jọ kójọ papọ̀ pé àjọfẹ́ ah, àjọfẹ́ ẹ̀rìn Islam lọ́wọ́ ni àà ah, ṣẹ̀ká wọn ní ká mọ́ kójọ pẹ̀lú wọn so ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ àwọn afá lórí eléyìí أحسن الله إليكم يقول السائل سمعت في إحدى القنوات الإسلامية من أحد المفكرين أنه يقول من الحكمة التعاون مع الجماعات الإسلامية ضد العلمانية وغيرهم ف... نعم وان بيوطي أمقبني أنه يكون هو إسلاميك تانيال سواء إسلاميك تانيال سواء أنت مطلوب في أقلوك عن إسلاميك تانيال زي يروري كيروري لمن تنساوين أجل بي الجزيرة ني oríṣiríṣi àwọn Aljazeera ti ẹ̀rẹ́ yìí àwọn yìí àwọn máa ń gbé àwọn terrorist àwọn ń gbé wọn lẹ́yìn àwọn máa invite Kordowi oríṣiríṣi àwọn wọ́n máa beautify terrorism fáwọn èèyàn so ọ̀pọ̀lọpọ̀ pàtẹ́lùmí wọ́n ni Islamic Channel mo ti gbọ́ kódà yìí tí ń wí fún ọ Islamic Channel mo ti wò Islamic Channel mo ti gbọ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn Islamic Channel sí tí ẹ bá wọ àwọn tán pè kódà Zakir Naik ti ń sọ pé shiva tó sọ pé ramu ní pé a lè lo àwọn kìíní wọ́n lè mìí ọlọ́run ọba so tó sọ pé shiva gbogbo àwọn ókọ tán lò fún òsà India so bí alákùnrin bó ṣe burú tó ní ìròrí ohun gan náà ó ní channel ó ní tv tẹ̀ ẹgbọ́n náà pẹ̀ Peace TV so tí ó ma gbórí síṣẹ́ àwọn èèyàn wá so kí ẹ̀mọ́ gbà tẹ̀jẹ́ pé à òun gbọ́ lórí àkúrà ìjìn wí fún ọ̀yí àmọ́yìn mọ́yìn rẹ̀ orí islamic channel mo ti gbọ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn islamic channel tó ṣe pé àwọn tí wọ́n ń ṣe khidima fún bí àwọn khawarij ni àbí kó ṣe pé ìròrí tán tànká àwọn òròrí burúkú àwọn òròrí tí ó bá wọn ara àti ara so wọ́n bí bàbá pé àwọn gbọ́ nínú àwọn kan nínú àwọn islamic channels kẹ pé nínú ọlọ́dọ̀ àwọn mufakiri ọlọ́dọ̀ àwọn oníròrí ọlọ́dọ̀ àwọn thinkers نبي جماعات الإسلامية ضد العلمانية من الحكمة التعاون مع الجماعات الإسلامية ní pé nínú ọgbọ́n نبي نينو ninu kí ẹ máa parapapọ̀ pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ضد العلمانية و... ẹ bá fi lè tako àwọn secularism فإن هذا الكلام صحيح غيرهم فإن هذا الكلام صحيح wọ́n ni kí a máa fi lè tako ilmaniya àti kílùkọ́ àtàwọn nǹkan tó yàtọ̀ sí wọ́n ni ṣe ọ̀rọ̀ iso lálàáfíà wọ́n ni rárá nígbà àlèmọ́ kójọpọ̀ kájọ mọ́ síjọpọ̀ pẹ̀lú àwọn ما نتعاون مع الفرق الضالة wọ́n ni àlèmọ́ kójọpọ̀ pẹ̀lú àwọn ọjọ́ tó àwọn sálàfí àtàwọn tẹ̀blígì náà jọ fẹ́ ṣe eré abadan bàbá ní láyé láyé abadan abadan innama nata'awan ma'a ikhwanina al-mustaqimin wọ́n ní àwọn tájọ máa kójọpọ̀ wọ́n ní àwọn ọmọ ìyá wa tí wọ́n dúró rí ala ta'atillah wọ́n ní tí wọ́n dúró lórí tẹ̀lé t'Ọlọ́run Ọba àti manhaj tó bọ́pá bọ́sẹ̀ ta'awan ma'a أما المنحرفون وال... نهج السليم تعاون معهم أما المنحرفون وال... والضالون المخالفون لأهل السنة والجماعة ألا نتعاون معهم wọ́n ní ẹ̀rọ tó ti sọnù àwọn tí wọ́n yapa àwọn ahlùsọ́nà ní pé ààrẹ máa kójọpọ̀ pẹ̀lú wọn ààrẹ máa rárá sí pẹ̀lú wọn. لأن هذا تعاون على الإثم والعدوان تبرير لما هم عليه وني تعاون على الإثم والعدوان للي إما يعني لو لوري ẹ̀ṣẹ̀ àti ìbàjẹ́ àti ìkọjáàlà so àti pé èyàn sọ pé ìtàn wà lórí ẹ̀yẹn dá tó bá kò pé ah, àwọn Ikhwan Muslimin ní ẹjá parapọ̀ pẹ̀lú wọn ẹjá jọ ṣe lẹ́kṣọ́ yìí àbí nádúwà yìí àbí dáwọ́rọ̀ yìí so gẹ́gẹ́ bí sí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà so in tí bàbá fèfè sí ni pé àlékójọpọ̀ papọ̀ wọn pé àwọn náà wọ́n níbi tí wọ́n ti ṣe dáadáa wọ́n níbi tí wọ́n ti ṣe dáadáa pé ó yẹ ká lè kójọ papọ̀ mọ́ wọn lájọ pèpè sójú ọ̀nà ọlọ́run bá ìtẹ̀bí dáadáa lásàfẹ́jọ sí ẹ̀yẹ ká tún gbọ́rọ̀ ṣe kò tẹ̀mí وبعدين ما ينفعوننا اللي يقولون اللي ما هو على دينك ما يعينك نو بابا sọ pé bàbá Sheikh Fawzan sọ pé ah lẹ́yìn yẹn gan wọ́n ní bó ní ẹsẹ̀ fẹ́ sí ọláǹfàní wọ́n ní àwọn èèyàn máa ń sọ pé ẹni tí ó ràn lọ́wọ́ lẹ́ni tó bá wà lórí tó wà lórí ẹ̀ so wọ́n lè sí ọláǹfàní wọ́n ni wọ́n ni tí ò sí lórí ẹ̀yìn tó wà lórí ẹ̀ bóòlù ti fẹ́ràn lọ́wọ́ بولي سبحانه الله إن تون هو لوري اليوم أنا الله نعم سائل يقول هل من الحكمة العمل مع الأحزاب الإسلامية wọ́n bi Sheikh Uthaymeen pé ṣé ó wà nínú ọgbọ́n ní pé kí èèyàn máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìjọ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tó ń fi ra wọn ti sí Islam التي تواجه العلمانية والشيوعية وغيرها tó ṣe pé àwọn ẹgbẹ́ yìí wọ́n gbógun ti secularism wọ́n gbógun ti ah, communism عن المبادئ الهدامة عن الحكمة àmì ṣíkìmá ìbàdí ìlàdáàmà àmì ṣíkìmá. àtàwọn ìpìlẹ̀ tó ṣe pé ìpìlẹ̀ tó lè tó wà destructive wọ́n gbógun ti. tarku hadihi al-ahzab wa tarku al-amal as-siyasi mutlaqa. wọ́n ní àbí ṣe hikima ni pé káwọn fi àwọn ẹgbẹ́ yìí lẹ̀ àti kéèyàn fi siyasa lẹ̀ à politics lẹ̀ totally. jazakumullahu khairan. al-hikma fi hadhihi al-ahzab. wọ́n ní in tó jẹ́ hikima in tó jẹ́ ọgbọ́n nípa àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yìí an na'mal bima kana alayhi salafu salih wọ́n ní òun náà ni pé ká ṣiṣẹ́ pẹ̀lú in táwọn sálàfù àwọn sálàfù rere in tán wà lórí ẹ̀ wọ́n ní pẹ̀lú pé ká rin ojú ọ̀nà tó dáa lára wa ní ká kọ́kọ́ correct wa akọ́ ah, sí ah, tasriya wa في الساحرة wọ́n nílẹ̀ iná tàbá ti tún àwọn sí náà kàwà mọ̀ tún àwọn ẹlòmí náà sí ثم في الساحرة وفي هذا كفاية في رد الأعداء wọ́n ní eléyìí ó ti tó láti fi takọ àwọn ọ̀tá so ó dàbí ọ̀rọ̀ Sheikh Al-Albani tí agbọ́lá nínú ẹ̀rin wọ́n ní kí àwọn máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìjọ tí wọ́n sọnù àwọn ìjọ ànù يتعامل مع الفرق الأخرى الضالة التي تنتسب إلى الإسلام قد لا يزيد الأعداء إلا شدة wọ́n ní ó lè mọ́ lé àwọn ọ̀tákún yóò tún mọ́ lé mọ́kún lágbára ní bó ìṣe rí nìyẹn ẹwà àwọn Ikhwan Muslimin àwọn Ikhwan Muslimin wallahi wọ́n sì tún wọ́n wíkí Islam débi pé àwọn ọ̀tá sì tún rí Islam wọ̀ wọ́n rí Islam wọ́n rí Islam penetrate through wọn àbí through àwọn nǹkan يفترون علينا من البدع wọ́n ní torí bá àwọn ẹgbẹ́ yìí wọ́n padà tí àwọn orísìírísìí àwọn nǹkan bọ̀ wá nínú bídá àwọn bídá tó lè sọ yẹnu ويقول أنتم تقولون كذا وكذا لأننا أمامهم طائفة واحدة wọ́n ní àwọn ọ̀tọ́ wà máa sọ fún wa pé ẹ̀yin lẹ́yìn sọ pé báyìí báyìí báyìí torí pé lọ́dọ̀ tí wọn àwọn mọ̀lẹ́wàgbà pé ẹyọ kẹ́ náà ni gbogbo wa لنا الضرر بهذا الاجتماع ibi ma kójọpọ̀ yìí aburú wa máa ṣẹlẹ̀ sí wa al-mushtamil ala al-bida ìkójọpọ̀ tó ti kó kó bídá sínú was-sunnah àti súnnà ìkójọpọ̀ bí àwọn bídá àti súnnà pé ẹn àjọ máa ṣe papọ̀ náà ni sáwà fílẹ̀ ni àwọn ìrànlọ́wọ́ náà ni so kama àwọn àtàwọn bídá nítorí pé afẹ́dé wọ́yàká afẹ́dé bìkà so kama wa ẹwọ ẹ̀kọ́ pọ̀ náà àwọn katọ́lọ̀ wa subhanahu wa ta'ala sọ ń pa àwọn munafiqun nínú Qur'an so Ọlọ́run bá ń jẹ́ kó yé wa pé walau kanu fikum ma zadukum illa khabala so tó wáyé pé Ọlọ́run bá sọ pé wa qila qu'udu ma'al qa'idin pé Ọlọ́run bá ń sọ fún wa pé nígbàtí Ọlọ́run bá ti rí páwọn eléyìí o àwọn eléyìí wọn ò ní léyìn kún àyàfi kan ọlọ́wọ́ bá sọ fún wọn pé àwọn ọmọ ẹmọ sọ fáwọn munafikun pé ẹdúó nígbàtẹ́ lọ́lọ́wọ́ bá jà fún náà tẹ́lẹ̀ ẹdún lé ẹmọ́tẹ̀lẹ̀ annabi sallallahu alaihi wasallam jáde ọlọ́wọ́ bá sọ pé walau kanu fikum tó ipá àwọn munafiki wọ́n wà láàrin yìí ni wọn ò ní lé yínkún wọ́n lé so ẹwùn kẹ so ọlọ́wọ́ bá tó wá in tí Rabi' ní àbí Sheikh Ubaid nínú ọ̀rọ̀ tàbí gbọ́ lánàá náà ni pé ọjọ́ Hunain nígbà oníbi ogun Hunain ni pé ẹ wo bí bọ́n ṣe pọ̀ tó báwọn mùsùlùmí bọ́n ṣe pọ̀ tó but Ọlọ́run bá gán sọ pé idh a'jabatkum kathratukum wa lam tughni 'ankum min Allahi shay'an so ní pé Sheikh al so ní pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bó ń jọ yín lójú kò sí kò náà yín kankan lọ́dọ̀ Ọlọ́run Ọba so àwọn mùnáfìkí bá ṣe bó ṣe sí pé tán bá kọ́ àwọn mùsùlùmí wọ́n tún pọ̀ sí ni Ọlọ́run bó fẹ́ gan wà corrupt in tó pure in tó pure Ọlọ́run bó fẹ́ gan wà láàrin wọn so the same thing pẹ̀lú àwọn bídà náà لكننا نجانب هذا كله wọ́n ní a jìnà sí gbogbo àwọn ṣùgbọ́n àwa a jìnà sí gbogbo ilé ìpàtàpàtà gbogbo àwọn ẹgbẹ́ ìpàtàpàtà àwa máa pèpè lójú ọ̀nà ẹyọ kan ṣoṣo ojú láti máa pèpè èsì bá wà wọ́n ní òun sì ní ojú ọ̀nà àwọn sálàfù ó ti tó ó ti tó ní tító wọ́n máa المستنكر الذي يقول نجتمع wọ́n ní ìròrí pé ìròrí pé kí gbogbo akámọ́ kójọpọ̀ yìí nínú àwọn onísúnnà àti àwọn onísúnnà àtàwọn bídá kí gbogbo akójọpọ̀ ẹjá ajá sí pọ̀ sí bídá wà lálá ń ṣe nígbé kábà fi dájú kọ àwọn ọ̀tá ما هذا النظر إلا كنظر من يقول wọ́n ní ìròrí yóò dàbí kò jẹ́ kankan àyàfi ìròrí ẹni tó ń sọ pé هذه الأحاديث الضعيفة واجمعها في الترغيب واجمع الأحاديث الضعيفة في الترغيب من أجل أن يرغب الناس في الطاعة wọ́n ní ó dà gẹ́gẹ́ bí ẹni tó sọ pé àwọn hadithi tí ó lẹ ẹ jẹ́ ká kó wọn papọ̀ síbi ká máa fi sáwọn èèyàn lójú kòkòrò so àwọn ibi tá ti máa ń ṣe tẹ̀rẹ̀ gíìbì fáwọn èèyàn tá ti máa ń pàwọn èèyàn sí dáadáa ipe àwọn hadithi tó dọ̀rin fẹ́ ẹ̀díká kó gbogbo ẹ̀ papọ̀ kama fi lè máa tẹ̀lé tọ́lọ́wọ́n bá kán sì fi ẹ̀sẹ̀ ẹlẹ́ wọ́n ilé àṣìṣe ni wọ́n ni torí ilé àwọn orí kí ẹ̀mọ́ kó àwọn hadithi tó lẹ̀ ẹ wo example tí bàbá e, example tó wà dákẹ́ ìkẹgẹ kí ẹ̀ ní à ah, torípa fẹ́ pẹ̀ àwọn yẹ̀ dáadáa lè máa lọ àwọn hadithi dọ̀rin fẹ́ kama lo hadith da'if nínú at-targhib wa tarhib afẹ́ pé àwọn èèyàn sí dáadáa so wọ́n ní àwọn orí pé kéèyàn kó àwọn hadith tó lẹ̀ wọ́n ní yálà nínú targhib ni tarhib ni kéèyàn máa sàwọn yàjú kòkòrò àti kéèyàn máa díkà àwọn yàjú náà sẹ́sẹ́ ni àbíbò mìíràn wọ́n ní àwọn orí pé kéèyàn ti ẹ̀ mọ́ kọ́ àhadith tó da'if jọ rárá illa makrunatan bi bayan ad-da'f wọ́n ní àyàfi kó sí pé yíò sàlàyé pé á kì ní لأن في الأحاديث الصحيح wọ́n nítorí pé níbi àdísì tó كفاية wọ́n ní níbi àwọn àdísì tó lálàáfíà ọ̀ ó ti tó fún yẹn كذلك في طريق السلف الصالح wọ́n الخالص من شوائب البدع àwọn ojú ọ̀nà sálàfù tó ti kó bọ́kù ń bí àwọn ànù àwọn àròpọ̀ bídà فيه كفاية wọ́n ní ó ti tó wọ́n ní فيه كفاية ó ti tó so ọ̀rọ̀ sheikh ibn Uthaymeen òun ni a ti gbọ́ yìí so yíká tún gbọ́ ọ̀rọ̀ sheikh Muhammad Nasiruddin Al-Albani tó nípa pé àti gbọ́ àti gbọ́ pé ẹgbẹ́ ni wọ́n ẹ̀yìn ṣùgbọ́n sàwà lè darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ yìí ẹ̀kí kí ló burú bí pé kẹ́ gbogbo akájọ kójọpọ̀ sí bí sí Ọlọ́run la fẹ́ ṣe a mùsùlùmí ni wọ́n di di kèfèrí so ká ma gúyọ wọ́n kò nú kúfúrú àsìríyà ká ma wá fi wọ́n sí kúfúrú tó lásọ̀ islam rí inú tasọ́wúfù kòbòríyà àti tàṣáyọ́rùn so wọ́n tún bí sheikh sheikh Muhammad Nasiruddin Al-Albani nípa irú nǹkan báyìí náà ẹ̀ka bọ́nkà tí àwọn آه، في وسط آه، كثير من الجماعات التي تدعو الى الاسلام ويلاحظ في هذه الجماعات شده تعصبها الى احزابها فنرجو فضيله الشيخ بيان آه، هل يجوز التعاون معهم مع العلم انه اذا يعني لم يتعاون معهم فان هذا سيمكن للشيوعيين وغيرهم واذا تعاون معه فانه سيواجه تعصب وسيواجه يعني حرب على السلفيه. wọ́n شيخ على alalani ní pé àmà pé àwọn ẹgbẹ́ pọ̀ tó pé wọ́n ní àtàásòbò fún àwọn àròrí wọn ní pé ṣe wá tọ́ àtàáwọn márùn kí ẹ bá wọn ṣe papọ̀ wọ́n ní só tọ́ kí ẹ bá wọn ṣe papọ̀ مع العلم أنه إذا يعني لم يتعاون معهم وين pẹ̀lú pé tí wọ́n bá bá wọn ṣe papọ̀ فإن هذا سيمكن للشيوعيين وغيرهم àwọn àwọn secularist àwọn communist wọ́n rí bí wọ́n ráyè lọ tí wọ́n bá bá wọn ẹlẹ́gbẹ́ sí وإذا تعاون معه فإنه سيواجه تعصب وسيواجه يعني حرب على السلفية wọ́n ní tí wọ́n bá sì tún bá wọn ṣe papọ̀ náà àwọn wọ́n padà ní tààsùbù sí àwọn òrùrí wọn wọ́n ní àwọn sì padà gbógun ti àwọn أهل wọ́n ní a ti sọ̀rọ̀ ń pa kí ní ìgbìyàn sí ni ṣíkàn lọ́ní lọ́rọ̀ gan ìgbà pẹ́kẹ́ ma ṣe tààmùn pẹ̀lú àwọn jama'at àwọn jama'at hizbiyya àwọn ẹgbẹ́ so kódà ó ní àwọn ọ̀rọ̀ kẹta àwọn ẹni ànà tó wọ́n lò nínú ọ̀rọ̀ àwọn Sheikh Al-Albani pé èyàn but àwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tó tún pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ rẹ̀ ni ونقول إن شاء الله كلمة موجزة لا يجوز أن يكون في المجتمع الإسلامي جماعات متعددة لكل جماعة منهج خاص وقيادة خاصة في المجتمع الإسلامي ونقول إن شاء الله كلمة موجزة لا يجوز أن يكون في المجتمع الإسلامي جماعات متعددة wọ́n ní kò tọ́ kó wà ní àwọn àwùjọ mùsùlùmí àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ ẹgbẹ́ oríṣiríṣi لكل جماعة منهج خاص وقيادة خاصة wọ́n ní kí ẹgbẹ́ kọ̀ọ̀kan kó wà ní ojú ọ̀nà tiẹ̀ kó sì ní ìdarí tiẹ̀ هذه القيادة تفرض أوامرها على wọ́n ní àwọn àwọn الإداري وني يوم التليع سيري أتفاهية فإن هذا يؤدي إلى زيادة الفرقة والخلاف بين المسلمين وني إلي يقول من يكي إبنيا أتي إما برينيسي كما أقولاني عن المسلمين ثم هو يؤدي إلى جعل الفرقة نظاما متبعا بين المسلمين وني أبا كان يوتون لدي ìpínyà níbi ètò ní yóò tẹ̀lé ìpínyà níbi ètò ní àárín àwọn mùsùlùmí wọ́n ní eléyìí ó sì yapa gbólóhùn ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá ọba àgbáláyé tó sọ pé ولا تكونوا من المشركين من الذين فرقوا àwọn olùṣẹbọ tó ṣe pé wọ́n pín ẹ̀sìn wọn wá di ìjọ ìjọ كل حزب بما لديهم فرحون وقد جاء في حديث حذيفة ولديواني بحديث حذيفة ابن اليمان رضي الله تعالى عنه من حديث حذيفة حديث توصف تاكي سو حديث حذيفة بن اليمان رضي الله عنه في صحيح البخاري ومسلم قال كان الناس يسألون رسول الله صلى الله عليه وآله وسلم عن الخير wọ́n ní àwọn èèyàn wọ́n mọ́ ń bí ànábì sallallahu alaihi wasallam nípa nǹkan dáadáa so hadith Hudhayfa yẹ hadith ahadithun azim nípa pé àwọn èèyàn tí wọ́n bá wá lẹ́yìn àbọ́ ni wọ́n ṣe máa bá orísìírísìí àwọn ìjọ ìjọ ìjọ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n rí bó ni wọ́n ṣe máa bá wọn ṣe wa kuntu as'aluhu 'ani ash-sharri ó ní ọ̀sẹ̀fà sọ pé àwọn èèyàn máa ń bí ànábì ń pa dáadáa òun wọ́n máa ń bí ànábì nípa aburú pé látara kóhun bẹ̀rù pé kóhun mọ́ kò sí wọ́n ní ọ̀sẹ̀fà wá bí ànábì nípa ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rí sallallahu alaihi wasallam التي تتعلق بما كان يهتم به هذا الصحابي الجليل وني بلون فتوسي بي صحابة صحابة لا بني تون كاكون فسأله مثلا عن هذا الخير الذي عاشوه مع النبي صلى الله عليه وآله وسلم وني أبي نبا دادا تاون سمي لوري فلو النبي صلى الله عليه وسلم هل بعده من شر وني سيلين يوري سيابرو توان بي سيلين يوري سيابرو وان أجاب بأنه سيكون شيء من ذلك وني النبي وداون كويا كان إيكان إيرو أبرو شيء من ذلك إن كانوا أبرو يقرأ وسيرا يكون من بعد ذلك أيضا خير نجب لي أبرو دعوة البرازيل سأله أيضا هل بعد هذا الخير من شر وني أطب يعني ببيع سئلين dáadáa tó bá ṣẹlẹ̀ yìí sí aburú mi ó tún ṣẹlẹ̀. faqala na'am ala dakhanin. wọ́n ní anábíwá ní bẹ́ẹ̀ ni ala dakhanin yóò gbogbo وتابع الأسئلة حتى جاء إلى أن قال وني عن صلى الله عليه وسلم ẹni yíò ń fi ìbéèrè Hudhayfa ń fi ìbéèrè tẹ̀lé ìbéèrè títí tí ó fi wá sọ pé عليه الصلاة والسلام أنه سيكون هناك فرق ẹgbẹ́ títà Nabi sallallahu alaihi wasallam sọ pé ah, àwọn ẹgbẹ́ wà ó طوائف والجماعات wọ́n ni àwọn orísìírísìí àwọn ọjọ́ àtàwọn jàmáà orísìírísìí فعليك أن تعض بأصل جرة شجرة wọ́n ní àníbí wọ́n sọ pé kó lọ bú gbogbogi gbogbogi kékeré pé kó lọ bú jẹ ولا تكن مع طائفة من هذه الطوائف wọ́n ní ògbọ́lọ̀ wà pẹ̀lú àwọn ẹgbẹ́ kẹta nínú gbogbo àwọn ẹgbẹ́ yìí إلا أن يكون عليهم إمام wọ́n ní àyàfà àwọn ètò síkọ́ ní imam imam tó wà recognize inú ṣe ẹ̀yà pé gbogbo ẹgbẹ́ ìnáà ló ní imam ló lámìírù ló ní gbogbo ẹ̀ هو إمام المسلمين جميعا wọ́n tó ṣe pé ìmáàmù mùsùlùmí gbogbo ní o فإن كان لهم إمام wọ́n tó wáyé pé wọ́n ní ìmáàmù ọ يجب أن تكون معه ó ó dìnnà lẹ kó wà pẹ̀lú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ni kó wà kéèké kó lọ kẹ́ lọ kámpara yín ẹ̀fẹ́ bá àwọn mùsùlùmí ṣe قال تصارخ وإلا تصارخ كل جماعة تلك ولو أن تعض على شجرة واحدة wọ́n ní wọ́n ní tó bá tí ò bá wá rí bẹ́ẹ̀ ju igijẹni. هذا معنى هذا الحديث الوارد في صحيح البخاري ومسلم وني إليه نيتما حديث طوان من بخاري في مسلم وذلك يعني أن المسلم لا يجوز أن يتعصب لجماعة على أخرى وني إليه نيبي كوتوف مسلمي كون نتعصب فون جماعة كان لوريمي ولكني مع ذلك أقول وني شو ما قالوا لي يا وانصور ينبغي على الجماعات الإسلامية وقد وجدت على الساحة مع الأسف الشديد أن يتعاون كلهم بعضهم مع بعض ولكن بشرط أن يكون تعاونهم على أساس صحيح وني آه شيخ وان فو àwọn jama'ati وني imana wọ́n gbogbo àwọn jama'ati yìí ní pé àwọn gbà wọn mọ́ràn kí pẹ̀lú mọ́jẹ̀mú kan ni o

من التعاون مع الجماعة الأخرى لأنها ليست متعاونة على هذا المنهج الصحيح láti bá àwọn jama'ati yòókù ṣe torí pé wọn ò sí lórí ìpìlẹ̀ tó lálàáfíà yìí لأنها ليست متعاونة على هذا المنهج الصحيح الكتاب والسنة وما كان عليه سلفنا الصالح فحينئذ لا ينبغي التعاون لمخالفة ما كان عليه Rasulullah sallallahu alaihi wa sallam ní ìgbà yẹn ò kò tọ́ kíyàn máa bá ṣe àbí kíyàn máa ràn lọ́wọ́ pẹ̀lú in tó sì kó ya pàntí annabi sallallahu alaihi wa sallam wà lórí ẹ̀ wa ashabuhu min ba'dihi àtàwọn sàhábà rẹ̀ lẹ́yìn rẹ̀ at-ta'awun wajibun wọ́n ní ìmára ìmá kójọpọ̀ ọ̀ràn yẹn wọ́n ní ìmá pínyà èèwọ̀ ni faman aba illa tafarruq على نفسها جنس براقش so وني أكله قولي إلا التفرق على نفسها جنس براقش نعم so wọ́n sọ pé ọlọ́mà bá fẹ́ ká kí a máa kójọ pọ̀ ká mara lọ́wọ́ so but ìrànlọ́wọ́ lórí gíní alẹ́lẹ́bẹ̀rẹ̀ wọ̀tàkọwà ní pé ẹni tó bá yá ní pé òun ó pínyà náà òun pín àwọn ní padà sí almanhajjú salafi Qur'an àti sunna àti ojú ọ̀nà sálàfù rẹ̀ tọ́ òun tó bá fà rẹ̀ òun ló mọ̀ so ọ̀rọ̀ Sheikh Muhammad Nasiruddin Al-Albani ohun tún ní ilé so bákanáà ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ nípa rú àwọn kan báyìí àti fún wa ní ọ̀rọ̀ Sheikh Ibn Baz náà nígbàtà ń bí wọ́n pa àwọn jama'ati pé ṣe lè darapọ̀ papọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ àti fún wa ní ọ̀rọ̀ iná so ọ̀rọ̀ Sheikh Fawzan kẹ́nà tó wà ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ nípa torí gbogbo ikini ó jẹyọ látara kọ́ídà àwọn ikhwan muslimin kọ́ídà burúkú wọn pé nata'awanu fima ittafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi nípa gbogbo wa a sì máa fúnra wa ní excuse níbi nǹkan tá pínyà lórí ẹ̀ àwọn àfáà òsìgbà kọ́ídà ìwọlé àwọn àfáà gbà pé kọ́ídà ìkọ́ídà burúkú ni pé ẹnìkọ̀ọ̀kan ní dáadáa tí ẹ wọ́n àwọn kìíní iná ma ń sọ kìíní ìbá ikẹ́ àgbogbo òjò ló ní dáadáa tí ẹ ẹmú dáadáa ti tẹ̀blígì ẹmú dáadáa tàwọn súfí ibi jọ́sìn tàwọn súfí ẹmú so ṣe tọ́nù yóò mọ̀ zayyana gbogbo Sheikh Fawzan yìí rúbẹ̀rẹ̀ wáyé pé kíkà kẹ́ni kọ̀kan kó mú kíyàn mú dáadáa ìjọ kọ̀kan ní wọ́n má belong sí ìjọ kan dáadáa ìjọ kọ̀kan ní kó mú kí àwọn darapọ̀ pẹ̀lú àwọn yòókù kájọ máa ṣe kí gbogbo ẹ̀yìn kí gbogbo ajọ máa ṣe dáwà فضيلة الشيخ وفقكم الله بعض المدرسين الذين يدرسوننا في كليتنا wọ́n ni sheikh àkọ́lọ̀n bá kó fi ń ṣe kọngẹ́ nípé ìkanú àwọn olùkọ́ tí ń kọ́ wa ní kílùkọ́ rẹ̀ ní yunifásitì wa wọ́n ní à nínú gbogbo àwọn ọjọ́ nínú àwọn ọjọ́ mùsùlùmí a rí dáadáa ń bẹ a rí positive ولو أن الطلبة أخذوا من كل فرقة هذه هذه الإيجابيات wọ́n ní tó wáyé pé ọmọ akẹ́kọ̀ọ́ ó mú gbogbo àwọn positive yìí nínú nínú àwọn ọjọ́ yìí nínú àwọn ẹgbẹ́ lakana ala khair ẹni yóò wà lórí dáadáa لكان على خير ومثل بذلك بأن قال بأن نأخذ في الدعوة إلى الله أسلوب التبليغ wọ́n ní lápẹẹrẹ ń sí ọwá máa pẹ̀rẹ̀ wá pé à tàbá fẹ́ pípẹ̀ sójú ọ̀nà ọ̀rọ̀ ọ̀bẹ̀ ẹjá mújọ́ àwọn tẹ̀blígì ẹjá mú òṣìlúbà àwọn tẹ̀blígì níbi dáwà وبعض الأشياء الحسنة من الصوفية <laughs> àwọn tó wà mí dáwọn náà sọ ní pé àánú ìjọ kò síjọ tí ò ní dáadáa tí ẹ̀ kò síjọ tí ò ní dáadáa tí ẹ̀ gbogbo dáadáa gbogbo dáadáa tí ẹ̀ lè rí ìjọ mi ó ti wà nù Kùránì àti ó ti wà nù sàlàfíyà a ní jẹ́ mi ìjọ mi bí ò bá fi sínú sàlàfíyà kí ní àánú ni yóò jẹ́ wọ́n ní ṣe àlàyé tó ṣe tó lálàáfíà wọ́n ní ṣàlàyé tó ṣe pé ah ọjọ́ àwọn tẹ̀blígì ní wọ́n ti tàbá fẹ́ jọ́sìn ẹja máa wọn súnfí tàbá fẹ́ ṣe kílòkọ rẹ̀ ẹja mú eléyìí oríṣiríṣi kí ẹ̀ kó gbogbo ẹ̀ papọ̀ so ẹwà in ti yásí ẹ̀kọ́ dín tó mọ́ sọ yẹn in ti yásí ẹ̀kọ́ dín tó mọ́ sọ yẹn ó mọ́ sọ dáadáa ó mọ́ sọ dáadáa so àti oríṣiríṣi oríṣiríṣi àwọn gbogbo àwọn tán sáà ń pèpè sí tí wọn ò pèpè sí sàlàfíyà tó pé wọ́n fẹ́ tẹ́ gbogbo èèyàn lọ́rùn wọ́n sì fẹ́ ní followers gan ìdámọ́ sọ yẹn so but annu annu táwọn gẹ́gẹ́ wà lórí ẹ̀nà fẹ́ pa àwọn èèyàn sí ẹmọ̀gbọ́n wọn fi wọ́n ni ó yẹ kẹ́ ẹ ti gbọ́ yí pé wọ́n ní kọ́ídà lọ́dọ̀ wọn náà wọ́n ń pè ní kọ́ídà zahabiyya so wọ́n náà ni kọ́ídà àwọn ẹ̀kọ́ musulmi tàà sọ́nsì so kọ́ídà zahabiyya ni golden principle àwọn ẹ̀kọ́ musulmi ni wọ́n ni ọmọ sọ pé ó àkójọpọ̀ níbi tí gbogbo wájọ tàjọ àgbélé lórí so sheikh wọn ò dákọ̀ ìpánù sí nínú Sheikh Sọ́lù Fawzān sí tó ń lálà sí wọn tó ń rí fà sí wọn so bá wọn àfá sí rí ní tó bá yẹ́ nìkan fún àwọn afẹ́ lọ àwọn àfá wípé mo kéwú lọ́dọ̀ bàbá Fawzān báyìí àjọ ma ń jòkó ni mo gbàmà lọ́dọ̀ bàbá Fawzān ibn ammi rẹ̀ wọn ló kọ́ mi bàbá rọ̀ bí òkú mi kódà ẹni tó kọ́yìn ò bá jù bẹ́ẹ̀ lọ kò bá jù bàbá rọ̀ bí rọ̀ ẹni tó kọ́yàn kò bá jù bàbá fàúsán lọ tó bá wà lórí ànù orí ànù náà lọ́wọ́ àà nígbà tó fẹ́ gbáyàn lórí àà nígbà wọlé kò bá jáfà rẹ̀ à tálókọ́ Abul Hasan al-Ma'ribi Abul Hasan al-Ma'ribi mọ̀ kí ó lọ́dọ̀ Sheikh Al-Albani fa ó tún kí ó lọ́dọ̀ Sheikh Muqbil ó kí ó lọ́dọ̀ Sheikh Al-Albani tó kí ó lọ́dọ̀ Sheikh Muqbil kò ná ma aghnahu dhalika min Allahi shay'an so yíò kò rọ́lọ́rọ̀ kẹ́kẹ́ wọ́n ní golden principle wọ́n yí pé a ma jọ kójọ kọ̀ nílé tààjọ àgbìlè lórí a sì ma yáfí ara wa ibi ta ti pín بعضنا بعضا فيما اختلفنا فيه هذا الكلام طالع منها القاعدة دي wọ́n ní ọ̀rọ̀ yìí inú kọ́rídà ìlú ti jáde gbogbo ẹgbẹ́ náà lórí dáadáa gbogbo ẹgbẹ́ lórí dáadáa tí ẹ̀ ما يجوز هذا إلي يوتو منها القاعدة دي لا ما يجوز هذا ما يعذر بعضنا بعضا فيما اختلفنا فيه nígbà ní ẹskíza wa níbi tàti pínyà ṣe sọ nífọ̀ sánà pé bóò láti ẹskíza ara wa níbi tàti pínyà naruddu lid-dalil a ma padà sẹ́rì ni a ma wá fira wálẹ̀ sufi ma bá kù búrí rẹ lọ ma bá nù lọ ká ma tẹ́sọ fún ma tẹ́ lọ kílọkọ rẹ̀ ṣíyà náà ọba ma bú àbúwákìrì lẹ́gbẹ̀ẹ́ wa aka ma wọ́ ni a ma yáfẹ́ ara wa níbi nǹkan ta pínyà lórí ẹ̀ ṣọ́nà pé kọ́ ìdà yìí ó láwọn oríṣiríṣi variations fa kódà ó láwọn oríṣiríṣi variations tó sì pé èyàn lè mọ́ kẹfin sí ẹwúrọ àwọn èkó náà sí rẹ̀ kọ́ ìdà táwọn náà lò ní náà nọ́fṣù kọ́ ìdà làwọn náà lò so kọ́ ìdà yìí náà làwọn náà lò pé ẹ̀wọ̀n tẹ́nu àfáà bó ṣe rí wọn bí èyàn ṣe lè gọ̀ fún irú ẹni báyìí ẹ̀tù pé irọ́ irọ́ burúkú ni ìbàkọ́wà tó sọ pé òun ò sọ pé ìjìmá gbọ́dọ̀ wà ìsìn yìí ó ti lámẹ́lẹ̀ ń sẹ́ọ̀ àwọn ènìyàn ti mọ̀ bí tán lọ wọ́n wá padà mú wá fún pé ẹran kódà àwọn ìkọ́ mùsùlùmí gan àwọn gan àwọn kìí ṣe gbogbo àfáàrí kò sí ìjìmá so ìmọ̀ fi lákàwọn èèyàn ṣeré pé àà pé kìí so in tó náà in tí gà ní ilé pé in tó náà pípẹ̀ sí in ni pé bóò ni ẹjá fi kínílẹ̀ halabi àwọn afá pínyà lórí ẹ̀ ẹ̀ṣẹ́ ramọ́sán abad in tí gbogbo ọmọ ṣe wọ́n ma wẹ́ni tí wọ́n sàṣẹ́yìn wọ́n ma wẹ́ni tí wọ́n sàṣẹ́yìn wọn wọ́n ma wá ọ̀rọ̀ tí wọ́n sàṣẹ́yìn wọn in tí mo ti sọ ni o sẹ́ni tí ò ní ibi tí ó sàṣí kò sí Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni tó yí pé ọlọ́run bó fẹ́ kẹ́ni kankan níbi kàkàsá sí gbogbo èèyàn níwà lórí dáadáa but ọlọ́run bá ti ó ti dáànù ọlọ́run bá ti dáwọn tí ó rìn lórí ànù so irú principle yìí náà ní gani elépè ń pípè sí pé a pé pé gbogbo wa o ẹ jẹ́ ká ibi tí àwọn afá àwọn afá tí wọ́n ní ìjìmá lórí ẹ̀ so ìgbà tó tún yá tí ò tún wọ́k ó tún bọ́ sí kíni ó tún bọ́ sí ṣíbó ìjìmá ṣíbùhù ìjìmáà ní tó jọ ìjìmáà so a ní ilé mi wò yẹ pé sáwọn èèyàn mọ̀ pé ilé ìfẹ́ máa fi làákàyè ṣe rí ni ilé yóò lódòdó tẹ̀lé làákàyè àwọn èèyàn ló fẹ́ máa fi gbá bọ́ọ̀lù kí àwọn ìtafà tó wọ́n ní èyí tí ó bá sí jìmáà ẹgbẹ́ ká fi ilẹ̀ so oríṣiríṣi àwọn kọ́ìdà tó pé kílòkọ́ rẹ̀ kọ́ìdà the same kọ́ìdà náà ni kọ́ìdà burúkú iná ni pé kásàmọ̀ yá fi ara wa lórí tí oríṣiríṣi in tẹ́ fi rí pé ọ̀dọ̀ tí wọ́n ibi tí bídá àtẹ́ ni bídá àtẹ́ sí lọ́dọ̀ àwọn ará ìkọ́nù eh, súnmí nìkan náà gbà ló ń bídá wọn but ibi tí bídá àtán sí pé ní pé ok tí àwọn àwọn tí ó tó ìkọ́nù súnmí ó túnmọ̀ pé wọ́n ma bà ló ń bídá àwọn tẹ̀blígì àwọn súfí àwọn kìní àwọn kìní but àwọn tó bá ti dé ìkọ́nù súnmí báyìí bí wọ́n bídá àti tán lọ́dọ̀ tí wọn tàbá ti dé lẹ́fù ìkọ́nù súnmí pé ok láti mú látàwọn èyí tó wà nílẹ̀ pàtàkì kò bórí súfí àṣánà rẹ̀ tẹ̀ Eh, kílùkọ́ rẹ̀ eh, eh, ahmadiyya ilẹ̀lẹ̀ àwọn ahmadiyya náà wà kílùkọ́ rẹ̀ tẹ̀blígì ṣàṣàyọ́rọ̀ maturidiyya ta ma ti ta ma ti dé kwan musulmi báyìí kò sọ ń bídíà ma reality in tán wà lórí ẹ̀yẹn ìwọ́n fi lákàwọn èèyàn sí rí èmi o mọ̀ ìyìn mọ́ tí èèyàn máa ń wò pé àwọn ẹlòmíì wọ́n máa ń lákàwọn ọmọ ìjọ wọn lójú yẹn àwọn ìsàlàyé wọ́n rí sàlàyé so in tí gà ní ilé pè náà ni tó náà ń pèpè sí ní ẹgbẹ́ àpá àwọn ìta àwọn afábá ní ìjìmá lórí ẹ̀ nígbàtà tó fún ẹgbẹ́ ẹlé nǹkan èyí tó ń sọ páwọn afá ní ìjìmá lórí ẹ̀ ilẹ̀ kò sí ìjìmá lórí ẹ̀ sẹ́wọ̀n gan so kí ẹ fẹ́ mọ̀kan ìgbà tó tún tí ó tún rí pé léyìn òwọ́ ó tún bọ́ sí ẹni sí gbogbo ìjìmá ìgbà so irú ìran kan náà àwọn kọ́ áìdà pé kí wá máa kójọpọ̀ níbi ta àgbí ilé lórí irú ìrẹ̀ náà lónà pèpè sí kásà mọ́gbà halabi ká mọ́gbà ló ń bídá wọ́n ni a ma padà sí ẹ̀rí ni من كان معه الدليل فهو الحق وهو المصيب ni en tí ẹ̀rí bá wà lọ́dọ̀ rẹ̀ òun náà ni òdodo òun náà lẹ́sí ẹni tó correct كان مخالفا للدليل فهو المخطئ wọ́n ní tó bá yapa ẹ̀rí òun náà lẹ́n tó sáṣìṣe wọ́n ní ààrin ààrin yọnú sáṣìṣe wọ́n ní ààrin ma compromise ní ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọba Allahu akbar Allahu akbar ma khalafa ad-dalil fa huwa mardud wọ́n ní gbogbo tó bá ti yapa ẹ̀rí mardud ni ma na'khudh illa ma wafaqa ad-dalil ààrin ma mú àyàfi nǹkan tó bá bá ẹ̀rí mu inda anybody inda ayi ahad حق ضالة المؤمن أين وجده أخذ أما أن نقول نصلح ونتسامح وناخذ ما وني أريبي ọ̀dọ̀ anybody tí òdòdó ọ̀dọ̀ ẹ̀ láti mú ìtumọ̀ ẹ̀ pé àkílọ̀kọ́ rẹ̀ tó bá yí pé ẹnìkan sí tí ẹ̀ láti máa wá ẹ̀yìn tán wọ́n sọ pé kí ẹ máa wá òdòdó gbogbo bí tó dúdú bá ti jáde àgbà eléyìí kọ́ídà mọ̀sítàkọ́rọ̀ ẹ̀yìn tó nílẹ̀ ni so in táwọn sọ dáadáa ni pé gbogbo bí tó dúdú bá ti wá àgbà but pé ká ma wá wó kí pé à ẹ̀ẹ̀nà wà ilá gbá ipá lè gbá pé kéèyàn ma wó kí náà ni bàbá bá sọ pé à ó mọ́ dúdú náà ni wípé kí gbogbo aká máa mú nǹkan tí gbogbo aká àjọ àgbélé lórí wọ́n ní ẹni tí ń pé ẹlòmí àtọ̀ sọ́lọ́ ma sáà sọ fún pé ya'dhur ba'duna ba'dan ní pé kí a excuse ara wa wọ́n àwọn tí wọ́n bọ̀ sàárì a sọ fún pé tọ́ ká excuse ara lórí ta dífà lé lórí so but àwọn èèyàn picture ilé yìí kan wọ́n get irú èyí gíga ní elépè ń pèpè sí wọn ò ní tètè gẹ́tẹ̀ èyí tó hàn gan pé àwọn ẹlẹ́bọ̀ bó láti wọn bá wọn sófí ṣe àwọn ìlúmínà wà tán wà lórí ilé iná but bí irú ilé iná ni gàní pèpè sí ká dátẹ́ díyàn jùó bí dáa ká dáadó níbi ọ̀rọ̀ àwọn ìfánù sílùn so halabi ni àwọn tó wá lẹ́yìn rẹ̀ àwọn tó ṣe pé tẹ̀bíyàn tí tí wọ́n tún pa so halabi na ń pẹ̀pẹ̀ ni tó bá yóò ní ah, ó fẹ́ mọ́ terrorize àwọn èèyàn pé ẹni tó bá lára bí ó pẹ́pẹ́ sí wádá tùlàdíyàn whereas wallahi àwọn afásúnnà tí mímọ̀ ìyìn ìgbẹ́ nìkan yí tó sọ pẹ́pẹ́ sí wádá tùlàdíyàn kódà kó ti ẹ̀ mú wá fún wa kó mú wá halabi pẹ́pẹ́ sí wádá tùlàdíyàn nínú àwọn afásúnnà kó but èyàn fẹ́ máa ó terrorize àwọn èèyàn kan bá bá fi lè halabi ó wà kọ́ à lórí dọ́kúmẹ́ntì tó pẹ́pẹ́ sí wádá tùlàdíyàn so ó fẹ́ máa tọ́ráìsì àwọn èèyàn sọ́dá àwọn òní lè máa sọ kí ní ẹ̀mọ́ in tó ń ṣe nìyẹn ti psychological trick ni gbá ẹ̀tọ́ bá ní ara bí ó pèpè sí wádá tọ́rọ àríyàn tí tó fi á sí pé fún ṣẹ́kọ̀rọ̀ rí so in tàà fi máa sí gáà ní ilé pè so ẹmọ òun sí o tactics ni gbogbo kí ní ẹ̀ kíyàn sí àfẹ́ ó fẹ́ máa terrorize àwọn èèyàn ẹ̀tọ́ bá ní ara bí pèpè sí wádá tọ́rọ àríyàn ẹgbẹ́ mọ́ fẹ́ tẹ́tí àwọn èèyàn pé ah, kìníkà kìníkà so gbogbo ilé yíò jà wọn lójú àwa tún tún sọ báyìí àwọn afáàsúnà kí bá bí iṣẹ́ kalẹ̀ alfẹ̀fẹ́fìnà àbí wọn kò tí tó só bóyá ló ti fi tó sùkàn so a tún tún sọ báyìí sẹ́ pé halabi ó wà kan à ó sáyìn halabi sáyìn lórí dọ́kúmẹ́ntì tó pèpè sí wahdatul adiyan àwọn èèyàn mọ̀ bí wahdatul adiyan ní ṣe burú tó fa sí ẹmọ tún wahdatul adiyan ní ìtún wahdatul adiyan ní pé tí ẹn tó jẹ́ ẹni tó jẹ́ kéfèrí sọ́lọ́wọ́ bá jù tó bá wọnú àwùjọ yìí sí mẹ́ tó wá ń tọ́ bẹ̀rẹ̀ sí pèpè sí pé àkòsí tó jọ lọ́wọ́ kò sí kankan ìtumọ̀ yìí ni pé aka filẹ̀ aka ma wo kò sí nǹkan tásì aka ma wo kódà wà ìpẹ́ ẹgbẹ́ wa báyìí lójú kò sí a ma sí tasámọ́ fún wa so in tí halabi sáyẹ̀ rẹ̀ ní ẹna yàtọ̀ sí pó sáyẹ̀ ó tún wá yìnyìn yàtọ̀ sí pó yìnyìn ó tún attend another seminar ẹwà mọ̀ láti gbogbo tó rinlẹ̀ yìí o Gani ilé pé wá fẹ́ mọ̀ terrorize àwọn èèyàn pé ẹni tó wá ní kìníkà ọgbọ́n ni gbogbo ilé yìí ta ló ń sọ pé harabi pé ìsíwá harabi labiya ta ló ń sọ bẹ́ẹ̀ kó ókè kó mú ẹnìkan tó ń sọ bẹ́ẹ̀ wá náà àfáà sún náà pé àwọn àfáà ìsọ pé wọ́n pè pèsè wá harabi labiya bọ̀ sáfẹ́ mọ́ terrorize àwọn èèyàn sódà àwọn èèyàn nílé sọ wọn ò nílé tí ẹ̀ sọ halabi kan wọ́n sọ hadatul kan sọ nǹkan tó jọ mọ́ bẹ̀rẹ̀ bọ̀ ni àwáyìn sọ dáadáa àyìn sí wá ó tún yìn ó tún àtẹ́ndì sẹ́mínà arú rẹ̀ níbi ń pẹ̀pẹ̀ sí irú rẹ̀ so kí wá ní kí wá ní kí wá ní pé ó fi ẹ̀fẹ́ materialize àwọn èèyàn ibi gbó wá ń ṣe pè lórí àwọn afá yàní ilé pè wọ́n ní àwọn tó ń bọ àwọn adríhà káwà yá fi wọn ìdí ká fi wọ́n lẹ́ in tí mo ń sọ wọ́n yàn ní wà láì àwọn gani wọn ò kó ní ìkwánù sí nínú wọ́n kàn láwọn sàlàyé Ikhwan Muslimin ni in tí wọ́n ń pa àwọn èèyàn sí yẹn kò sí bí ò sí ní padà lílè wọn lọ sí Ikhwan Muslimin padà in tán pẹ̀pẹ̀ sí nìyẹn ẹ̀yìn kájọ mọ́ sí ẹni wọ́n ní ibi tí gbogbo àjíjọ kójọpọ̀ náà yóò kọ Islam lásán wọ́n ní yóò kọ Islam lásán ò tó láàzim at-tahqiq èyàn gbọ́dọ̀ fi Islam yóò gbọ́dọ̀ fi rìnlẹ̀ قاعدة باطلة يسمون قاعدة باطلة للي قاعدة النوني هذه قاعدة باطلة يسمونها القاعدة الذهبية هنا ما يمكن golden برنسيبو وي قاعدة ذهبية سو قاعدة الذهبية المنارية ومع الأسف يتبناها بعض الشباب أقروا أما ودو أما نمي وان, وان كوسوري أو بعض الحزبيين أبي أما حزبي وهي قاعدة باطلة يعني قاعدة قادمة للكتاب والسنة وني انتو فيبو قرآن àti sunna ni Allah lam yaqul ya'dhur ba'dukum ba'dan woni Ọlọ́run bó sọ pé ah ẹ yá fi ara yín bal qalu in tanaza'tum fi shay' farudduhu ila Allah war rasul in Ọlọ́run bá sọ ní pé tẹ́ bá pín yan bí nǹkan kan ẹ dá padà lọ sọ́dọ̀ Ọlọ́run bá tó jíṣẹ́ qal ya'dhur ba'dukum ba'dan kullun yabqa ala woni ah pé kò sọ pé kí gbogbo yín kẹ́ yá fi ara yín kí ó kálukú kó máa wà lórí qal ya'dhur ba'dukum ba'dan kullun yabqa ala ma huwa pé à ní pé kó ń kálukú kó máa wà lórí tó wà lórí ẹ̀ ọ̀rọ̀ Sheikh Salih al ni o so so oríṣiríṣi variation ni principle yìí ni pé kí gbogbo akájọ máa ṣe papọ̀ àtàwọn halabi àtàwọn àtàwọn Màjúrí so in tẹ́ fi rí pé àwọn tí manhaj wọn ò pure kò sí wọ́n máa ń wà lórí variation kan nínú variation àwọn principles yìí so ẹ̀tún ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Sheikh Uthaymeen nípa principle yìí

وني قاعدة كما واو بعض العلماء يسمونها قايده ذهبية أما كما نقول قايده ذهبية the golden principle بعضنا بعضا فيما اتفقنا ويعذر بعضنا بعضا فيما اختلفنا فكي gbogbo ajọ ma kójọ pọ̀ níbi tàà gílè lórí a sì máa excuse ara níbi tàà ti pínyà نعض الشيعة هؤلاء هذه القاعدة الذهبية ليس قاعدة ذهبية وني قاعدة تنقني ذهبية كيس قاعدة ذهبية ولا يستحق أن تكون قاعدة وني كلا قوتي هي قاعدة فما اتفقنا فيه فهو من نعمة الله عز وجل وني بوبون تابا جوابي للوري نينو دير الله باني والاتفاق خير من الاختلاف وني يسكوجو بو اودا جو يميالو وما اختلفنا فيه فقد يعذر فيه المخالف وقد لا يعذر wọ́n ní ibi tàbá ibi tàbá pín yà lórí ẹ̀ èyàn lè excuse ẹni tó yapa èyàn sì lè máa excuse rẹ̀ فإذا كان الاختلاف في أمر يسوق فيه الاختلاف nígbà wáyé pé ibi àlámọ̀rí tí اختلاف tọ́ ni pé à òun gbà pé kí ló kọ́ rẹ̀ èyàn ó tẹ́yìn bá dìde lórí rùkú èyàn ó káwọ́ sáyà ni òun gbà pé à èyàn ó dáwọ́lẹ̀ ni فهذا لا بأس به وما زال العلم يختلفون فالإمام أحمد شافعي ومالك وأبو حنيفة كلهم يختلفون الإمام مالك الشافعي أبو حنيفة أحمد وني بوبوان بوبوان من يابان بي أو بيتيو تتوكي يابان وأما إذا كان الخلاف لا يعذر فيه كالخلاف في العقائد wọ́n ní àwọn tó wáyé pé ìyapa tó ipá àlègbà wọlé ní gẹ́bí ìyapa níbi àkídà فإنه لا يعذر بعضنا بعضا wọ́n ní àlèmọ́ excuse ara wa nígbà àkàwà excuse ara wa بل الواجب الرجوع إلى ما دل عليه الكتاب والسنة wọ́n ní in tó jọ́nà yẹn ni pé kí ká sẹ́rí padà sí in tí Kùránì àti Sunnah ń tọ́ka sí فعلى المرجئة وعلى wọ́n ní ó dẹ́jọ́ rẹ̀ lórí mọ́jíà àtàwọn ṣíyà wa ala kulli mubtadi' wọ́n ní àti gbogbo àwọn bídí àpátápátá an yarji'a lil kitab was sunnah ìdíkan padà lọ sí Qur'an àti sunna wala yu'dhar a sì ní fún excuse wọ́n ní هذه القاعدة ما هي قاعدة ذهبية إليه يقول برنسيكو ولعلك تسميها قاعدة خشبية وني قاعدة خشبية wooden principle إليه خشب eléyìí ṣe gold wood lélẹ̀ so kọ́ídà jákújákú lélẹ̀ kìí ṣe golden so الذي يسوق في الاجتهاد هذا لا بأس wọ́n ní ibi tó ṣe pé ìṣtìhádì tó ń bẹ kò sí nǹkan tó ṣe أن نسمح عن المخالف gbé ká yáfẹ́ ẹni tó bá yapa ìdásùn fi الاجتهاد tó ń bẹ سأل عقائد اللي يخالف يخالف منهج السلف لا يمكن أن يعذر ibi tó yí pé ẹni tó lákìídà tó yà pàtà nẹ́bí sallallahu alaihi wasallam láyún kí ni a yíò ọ̀dá ààlẹ̀ ẹ̀skìsì rẹ̀ níbẹ̀ ààlẹ̀ ẹ̀skìsì rẹ̀ níbẹ̀ náà alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah nastamir ká continue so ẹba sí sàlàyé lọ pàpé bóyá kí ẹmà bá wọn ta'awunu ma'al jama'at wal jam'iyyat so àtàwọn jam'iyyat náà so lára wọn lára àwọn táwọn àbẹ́ àwọn ahzab àwọn ẹgbẹ́ náà so lára àwọn táwọn èèyàn tán sì gbàtàjẹ pẹ̀lú wọn pé wọ́n ká ma bá wọn ṣe pé wọ́n pẹ̀pẹ̀ sí kíní ni òun ni jam'iyya ihya al-turath adápọ̀rẹ̀ náà lánàá so òun ni jam'iyya ihya so àwọn afáàsì lọ́rọ̀ lórí jam'iyya pé àníṣẹ́ jam'iyya kutubiyya ni kútúbí ni so kútúbí ni sururi ni wọ́n bídà ni wọ́n pẹ̀pẹ̀ sí àwọn agenda hezbiyya ni wọ́n so but àwọn èèyàn gbàtàn jẹ pẹ̀lú wọn nítorí owó nítorí owó kọ́lá Sheikh Rabi dákọ̀ kìíní ọya ká fún àwọn ní ọ̀rọ̀ Sheikh Rabi gbọ́ nígbà Jami'iyya Ihya so wọ́n sàlàyé kìíní pé torí àwọn èèyàn gbàtàn jẹ gan pẹ̀lú ọ̀rọ̀ owó Jami'iyya Ihya Turaf Kuwait so owó epo owó àwọn èèyàn owó tán rí so wọ́n ní àwọn oríṣiríṣi nílùú Abu Usama Zahabi

ma defend hanabi ma defend gbogbo ẹ̀ ma defend in tó kàwà pẹ̀lú àwọn ará èkó ni pé àwọn aráwọn aláìmọ̀kan àtàwọn tí ò lódòdó náà gbọ́ wọ́n ni wọ́n kójọpọ̀ gan so wọ́n ni wọ́n kójọpọ̀ gan but ìkójọpọ̀ lórí ànù náà ni gbogbo wọ́n padà bọ́ra kó lọ́dọ̀ ara wọn so Abu Sama Zahabi ó dà pé kí ní tí wọ́n ni masjidu ahlil hadith no àwọn nìkan tó máa ń pè ní jam'iyya ahlil hadith jam'iyya ahlil hadith ni ní branchi kílọ̀kọ̀ rẹ̀ ìhá òtòrọ́sì tí wọn so jam'iyya ahlil hadith ni branchi tí wọn fàbú sáma yína ní ó láwọn oríṣiríṣi ọgbọ́n ọmọ dọ́gbọ́n ọmọ lálàsí àwọn afá tí yàn bá ti máa Abu Sama Zahabi ọ̀rọ̀ kan ní ilé pé ó dúnmọ̀ gan tí yàn bá understand ọ̀rọ̀ Abu Usama Zahabi ẹlẹ́ ẹni tí ó mọ̀ fi súnnà bójú fáwọn èèyàn tí ó sì ní pé àwọn àbó àwọn eh, Halabi wọ̀nyí tó ń bídá so sáwọn ilé náà sáwọn náà sí wọ́n ní nǹkan sí pẹ̀lú jàmíyà sí àìtọ́rọ̀ ẹṣọ́ ẹ ti gbọ́ táwọn ìrìnlẹ́ jẹ́ ok ah to kò lè jọyìn lójú náà kò lè jọyìn lójú náà ó lè jẹun lójú pé táwọn náà bá ní connection pẹ̀lú jẹun yà yà ìtọ́lọ́ so ká ìta jẹ ó sì ń kó báwọn èèyàn nítorí owó àwọn jẹun yà yà ìtọ́lọ́ wọ́n kọ́ àwọn mọ́sálásí náà sílẹ̀ ìfà sámú bíbá wọ́n kọ́ àwọn mọ́sálásí sámú bíbá níbi ẹka example ẹgbẹ́ táwọn èèyàn máa ń bá sí ká pèpè sí dáadáa ni jẹun yà yà ìtọ́lọ́ ti wà ẹmọ gbọ́ يهتم بها دراسة وفهما وحفظا wọ́n ní wọ́n ń gbẹni yẹn yẹ̀jú pé àwọn tíra tí mọ̀kà wọ́n ní lára àwọn tíra tó mọ̀kà ní Sahih al-Bukhari ní pé kó gbárùkù tí ní kíkà àti ní híhá àti lágbọ́yé ممكن يسجلونها حتى ينقلونها لإخوان الكلام طيب واهتموا بكل كتب شيخ الإسلام ابن تيمية wọ́n ní kó gbárùkù tí ọ̀rọ̀ Shaykh al-Islam Ibn Taymiyyah náà Ibn al-Qayyim àti Ibn al-Qayyim وإما تبدأوا في نجد ní àtàwọn àgbà fáadáwà ní Najd واهتموا بها ونبارك موها وسيروا في أضوائها وفيكم ثم لا تمدوا أيديكم إلى المؤسسات وني أمام النووين سوى مؤسسات عن فاونديشنز الله أكبر والله أولو هنا سلفية لوفا ọlọ́run wọn sàlàfíà lọ ọlọ́run wọn òdòdó lọ́wọ́ àbá tálákà jù bẹ́ẹ̀ lọ àbá mọ́ ní kàkà ọlọ́run ọba gẹ́gẹ́ bí health to rough àtàwọn mìíràn ẹni mọ̀ náwọ́ yí sáwọn foundations tó yí pé owó ní wọ́n fún yí ẹ̀sìn yí wọ́n gbà wọ́n gbà yí kọ́ mọ́sálásí tán wọ́n ni kẹma host àwọn mídíà mẹ́ wọ́n ni ẹ ma lò ń tọ́lọ̀ bá fún yí ní owó kódà tí ò bá kéré ẹ ma ẹ ma dára yí papọ̀ máwọn foundations rẹ̀ dèdè pé bídá àná fẹ́ dálẹ̀ barakallahu fik فإن الدعوة السلفية بارك الله فيك قامت على كواهل السلفيين وني دعوة سلفية لوري ابن جوان سلفيين لولو ابا في لوفي لوفي دو وعلى ما عندهم من المال القليل انتي اوان كاتوني نو اوو كيكيري نو اوو اوو كيكيري توني والفقر الكثير بارك الله انتي الفقر الكثير اتاي اي نيتو بوغم لو كولو بو اني سيمبل بريزيدان والو ني فرادا ìrìn ìfaradà tó pé tó bá ti wá ẹmọ̀wó tó bá ti wá dé bí àwọn tí sponsor rẹ̀ gbogbo èèyàn ló ń bídà gbogbo àbí gbogbo àwọn bídà ni ó fi ìrìnlẹ̀ ló ń bídà pọ̀ tó bá ti dé bí àwọn tí sponsor rẹ̀ ẹjá mẹ́nu kó bí àwọn eléyìn náà àbí kó ti ẹ̀mọ́ wulẹ̀ mẹ́nu bọ̀ so oríṣiríṣi ṣẹ́kọ̀ọ́ bí i sọ pé ẹ má darapọ̀ mọ́ àwọn jàmíyà àwọn ẹgbẹ́ yìí so jàmíyà ìyá ìtòrọ̀ àwọn èèyàn tẹ̀gán wọ́n láwọn èèyàn tàgán wọ́n mọ̀ pàwọn àfáà wọ́n mọ̀ pàwọn àfáà wọ́n mọ̀ fi zọ́hìrù súnnà wọ́n mọ̀ fi hàsáwọ̀ yẹn àwọn àfáà tó tún wá já àwọn àfáà súnnà ìlú Kuwait gangan àwọn gan kìlọ̀ ń pa àwọn jàmíyà àwọn àfáà sí mọ̀ pé baladiyu rọ́jùlẹ̀ àárọ̀fù bí i ẹni tán gbé lú pẹ̀lú yẹn gangan náà mọ̀yàn jù so ah, kíyàn máa dáwà wallahi kíyàn máa fẹ́ ṣe dáwà tí ó yẹn jù kí ẹ mọ́ mọ́ nàgà sí tó wà lọ́wọ́ àwọn èèyàn ọlọ́wọ́ bó rẹ̀ sí ẹ̀rẹ̀ lọ́wọ́ in tó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni pé ẹni táwọn yóò fún wọn in tó ń rígbà lọ́wọ́ àwọn èèyàn èmi ò mọ̀gbà tó wá di pé in tá ma fi máa fà ní pé adúrú mọ́sálásí tó bá rí kọ́ àpọ́lá ìkannu wọ́n tún sọ recently ìkannu àwọn ọ̀daràn ẹ̀ èyí tó sọ pé a lè rí oṣù one way ìsìlòmú ti kọ́ báyìí ní mọ́sánásí wọ́n wọ́n ìfìlọ́n ti kọ́ rẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bó tànká láì mọ́sánásí wà kò sí mọ́sánásí ẹ̀lápọ̀ ẹ̀wọ̀n kan wọ́n láì gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó fi ń hàn wá pé ẹwà rọ́ táwọn èèyàn pa ẹwọ́ bá mìíràn sí ń lé àwọn èèyàn kó lára èèyàn tó yàwọn òláwọn afáàjú mẹ́ta lọ yọkọ̀rọ̀bíyàn Sheikh Ubaid eh, Sheikh Abdullah Bukhari òláfáàjú mẹ́ta lọ ìpé àgbogbo àwọn afáà Nàìjíríà wọn ti lẹ̀ tán ìpé kíníkà orísìírísìí ẹwà dúró ẹwọ sí ìrọ̀ yẹn sódà kàkàdó sódà kàkàdó wallahi kíyàn bá ní ìkìláàsì fọ́nà ọba kíyàn mọ́ mọ́ nàgásí tó wà lọ́wọ́ àwọn èèyàn pé in táwọn fún èèyàn àbáwọn foundations tó wà tó gbẹ́rẹ́ kíní fún yẹ̀tán Sheikh Muqbil náà lọ́rọ̀ lórí àwọn Ihya Turaf oríṣiríṣi àwọn àfá lọ́rọ̀ tó pọ̀ gan lórí àwọn Ihya Turaf Sheikh Muqbil sára pé oríṣiríṣi àwọn nígbàtán gbẹ́ ọlá in tí ṣe kọ̀rọ̀ bí o fi gbà pé ẹni ẹmọ́ dá jàmà yí alẹ́ ẹmọ́ dá organization kankanlẹ̀ ẹmọ́ gbogbo dáwà tẹ bá fẹ́ sí ẹmọ́ sí inú mọ́sálásí fáwọn yẹn ẹmọ́ lẹ ẹmọ́ dá organization kankan ẹmọ́ dá organization tó bá organization tẹ́yàn dá èyàn nífẹ́ dúnbẹ̀ àtúnlẹ̀ kìní international tó bá padà yá kò ní sí control ma mpa tó bá padà yá pé arigbó political náà bí ó sì bẹ̀rẹ̀ ni bí ó sì bẹ̀rẹ̀ ni wọ́n ní sàràfíyà ò kí ń dó lórí pé kí ẹ̀mọ́ kó jọ pé kìí sí tí ó mú sàràfíyà wọ́n láti báyé pé àwọn nǹkan kan wà tó yẹ kó borí lónìí àwọn ìkọ́nù sínú ìyọ̀ká borí torí wọ́n rí owó wọ́n rí owó wọ́n fi tan yọ̀rí wọn ká but ẹwọ bọ́lọ́wọ́ bá sí ẹran ìsìnká ẹwọ bí sàràfíyà sí ń tàn kàbó sí ń wà strengthening wọ́lá ẹ̀sìn ọlọ́run bá sẹ́ ọlọ́run bá ní ó dáàbòbò wọn ò bá parọ́ jù bẹ́ẹ̀ lọ parọ́ parọ́ parọ́ parọ́ parọ́ ẹ̀ẹ́ èyàn kan gúlọ ká máa sọ ní kíyàn ká máa sọ ni pé kíyàn kíyàn wà hàn bú fọ́lọ́wọ́ bá wọ́n ní kíyàn fẹ́ kówó jọ o máa ń badáwà yẹn wọ́n ní kíyàn máa gba olódà àwọn marokis àtàwọn asasas الأجنبية غير السلفية يؤدي إلى ضياع السلف فاحذروا يعني أمنجكي سلفية أمنجك وراريني ونكي صورة فاحذروا أي صورة الحذر نتعاون مع هذه المؤسسات اي يوصلها فún kẹ́ تعاون pẹ̀lú àwọn àwọn مؤسسات àwọn fún wa lówó osowo ni owó ló ti wà débẹ̀ ẹ máa ṣe lọ Ọlọ́run ó padà ràn yín lọ́wọ́ ẹ bá máa ní kankan èyí tẹ́ bá ní ẹ sáà máa lò lọ kí ẹ máa fi ṣe dáwà lọ kò dìbà tí ẹ bá tó èyí tí mo ń sọ fún ọ̀kan náà àmà ìyá nílùú kan ni ẹ tí ó tó yàtọ̀ sí Nàìjíríà pé a ní kò tí ẹ bá tó ní kíní mọ́sánásí kankan àbí pé kíní kankan ẹ máa tan dáwà Ọlọ́run padà ràn lọ́wọ́ kò sí kankan so kò sí ọ̀kan ẹ máa rí ti pẹ́yìn gẹ́gẹ́ wọ́n dolówó látara rẹ̀ kọ́lá yìí tèmi máa ń wò rí pé wàláhì mo kà ti sọ kíní yìí lójú ọmọ ìyá tó ní kí máa sọ mọ́lé Allahu musta'an so wọ́n ní ẹ máa lo àwọn nǹkan tọ́lọ́run bá fún yín nínú owó kódà tí kò bá kéré ẹ máa rìn lójú ọmọ sálàfí níbi zuhri àti kíyàn kíní orújú owó yorújú sí ìṣòwò pé wọ́n fẹ́ gbẹ̀sìn wọn lélẹ̀ wọ́n ni àti pé ẹ bójú tó kẹ́ mọ́ tán dáwà sàlàfíyà ní ọ̀nà tó lálàáfíà so wọ́n ní kọ́nà ọba kó fi àgbogbo so àwọn afá lọ́rọ̀ tó pọ̀ gan nípa jama'iyyah so àwọn afá lọ́rọ̀ tó pọ̀ gan àwọn ọ̀rọ̀ tó wà mutadawil tíyànlẹ̀ tíyànlẹ̀ lè rí ni ẹjí ká tún gbọ́rọ̀ Sheikh Bukhari sọ̀rọ̀pọ̀ gan Sheikh Ubaid hatta Sheikh Al-Albani hatta Sheikh Al-Albani àwọn lọ́lọ́ nípa jami'a ìhá ìtọ́rọ̀ so Sheikh Muqbil bóyá gbogbo àwọn ìmọ̀ ìsìfẹ́ fi tí ma ilẹ̀ so bọ̀ tó wáyé pé bẹ́ẹ̀ sọ fún mi sí pé ah, bóyá àwọn náà ń gbà àwọn òsì yìí wọn ò dínà pé àwọn náà ń gbà bóyá gbogbo ohun tó jẹ́ kama defend Halabi náà bóyá gbogbo ohun tó jẹ́ kama defend Halabi náà nígbàtàwà sí pé aláfẹ́ jòkó sí dáwà àtúwọ́n retí owó ń bí nǹkan tàfẹ́ sí ọlọ́wọ́ kó jogun ìkìláàsì fún wa wallahi ọlọ́wọ́ àwọn èèyàn ma ń gbàgbé pé àwọn sàhábà mọ̀ kún tí wọ́n mọ̀ rí àwọn fatihu tọ́nà bá ṣe fà náà bífà àwọn Hamza Mus'ab àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam lóríṣiríṣi so ọlọ́wọ́ bá sì pèsè orí tó tó ga fún wa kalẹ̀ so ẹ máa wọ àwọn àwọn afá àwọn afá tọ́lọ́wọ́ bá gbé garáyé so Imam Ahmad ni Imam Sheikhul Islam bin Taymiyyah ni ẹwà àwọn afá yẹwà àwọn afá yìí hatta Sheikh Muhammad ibn Abdul Wahhab hátà Sheikh Muhammad ibn Abdul Wahhab so gbogbo àwọn àbáyìn wọ́n jẹyà ní wọ́n jẹyà wọ́n jẹyà wọ́n jẹyà ní kí sí pé tí yẹn sọ ní pé mìzáni dáfí mọ́ tó wà lórí òdodo ní ìjẹyà but kí yẹn máa compromise òdodo àbí kí yẹn máa gba tí ó mọ̀ jẹ́ kó compromise tí jàmíyà ìyá ìtọ́rọ̀ tó wà kọmọ́sáráṣí yóò wà dọ́la àbí èyí tó ń sọ pé a lè rí oún súnà náà àwọn súfì tọ́lùn ti kọ́ mọ́sáráṣí 108 àbí tọ́lùn mọ́sáráṣí 108 wọ́n ti kọ́ tó òun yóò wà kọmọ́sáráṣí fún wa lọ́wọ́ lóòrùn fẹ́ gbé captain wa àwà ní ọmọ gbé wa yóò kọ mọ́sálásí lọ́rọ̀ yóò ní fẹ́ gbé captain wà ní wọ́n gbé wa àbí yóò lọ fi yóò lọ fẹ́ gbé kọlùdọ́ yìí wá àwọn ni àánú ah, àgbàra kọlùdọ́ yìí wọ́n bí ah, ìgbà tí ń gbẹ́ kànga tí ń gbẹ́bọ̀ fún yín tí ń ralẹ̀ fún yín tí ń kọ mọ́sálásí fún yín so ẹ mọ̀ pé ló yáwó tí yí ló fẹ́ rà ẹwà àwọn yẹn tí ń fi ẹ̀sìn ọlọ́ọ̀bá tán sí fi ń tà fún owó kékeré so

owó Amman owó Iraq owó Iraq lẹ́lùmí gbẹ́ owó ṣíyà hmm. so orísìírísìí in tá jẹ àwọn èyàn sì fi ń dà so àwọn akójọ kòkòrò àwọn ẹlẹ́gbẹ́ àwọn abáwọn sí si so láàrín kò tí ẹ̀ ní ìgábílì kankan so yá ìtòrọ̀ ọ̀rọ̀ wọ́n kílẹ̀ so Abu Usama Zahabi tí a bá gbọ́ Abu ilé pé ọ̀rọ̀ rẹ̀ yóò ọ̀rọ̀ ilé pé yóò so torí minuwari kankanáà ni gbogbo wọn wà orí minuwari kankanáà ni Abu Usama Dhahabi ó wọ́sì gan nípa ayé Abu Usama Dhahabi wọ́n tún wọ́n sọ fún Abu Usama Dhahabi tó jẹ́ tó wọ́n náà bá àwọn ẹ̀yà tọrọ fi ṣe so wọ́n sọ fún gbáyẹn pé gẹ́gẹ́ bá ṣe narrate ni pé wọ́n sọ pé Abu Waisi Abu Waisi rahimahullah nígbà tó wọ́n sọ fún Abu Usama ẹ̀yà tọrọ fi eh, ní UK wọ́n sọ fún pé kó fi wọ́n lẹ̀ pé àwọn mọ̀ san iye báyìí báyìí fún bóyá lóṣù àbí lọ́sẹ̀ náà sọ àbúsàmà ó fi UK lẹ́mbà yẹn ó lọ sí US bà tó tún padà yábá ìwọ̀n padà wá náà ẹ̀wọ̀n kan so kọ́nà wá kó ṣàánú kó ṣe dáadáa so kó mọ̀ yìí kí ayé kó gbé wa lọ àti pé kádàpọ̀ máwọn ẹlẹ́gbẹ́ kábà fi lè rán dáa lọ àwọn fún wa lówó wọ́n bá gbẹ́ kànga wọ́n bàtàrí masalasi ṣe dáwò lọ so àtà masalasi àwọn àwọn ẹ̀wọ́ sí ń wúlò fún yà tí a fi ń ṣe dáwà tí a fi ń ṣe àwọn àwọn àwọn so kọ́nà ọmọ kó ṣàánúṣá ọlọ́run bọ́ọ̀nà ló lọ́wọ́ kò gbà tí a bá sọ àìdí atọrọbára hada wallahu a'lam sallallahu wa sallam wa baraka nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa hamdika ashhadu an